بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدقى فنرى سبحانه وتعالى تيو سيران فنوالات بيجو قوني رلي قرى سبحانه وتعالى كيو قلادا ìjòkó ينتي الله بفنك fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́ bá kó kàwákúnnà àwọn azakirin allaha kathiran wa zakirat so a ma tẹ̀síwájú inú tíra durusun fi sharhi nawaqid al-islam ti sheikh salih al-fawzan hafizahullahu ta'ala ibi tí a dé òun náà ni annaqidu al-thalith nǹkan tó ma ń ba ìsìn jẹ́ nǹkan ọ̀nà ni man lam yukaffir al-mushrikin ẹn tí ó bá pè àwọn ẹlẹ́bọ tí ó pè wọ́n ní kèfèrí ẹn tí ó pè àwọn kèfèrí tí ó pè wọ́n ní kèfèrí àti wá kà fún wa tó pọ̀ gan nínú ẹ̀rí nínú àlàyé nínú ọ̀rọ̀ Sheikh Salfiq الظفيري حفظه الله تعالى wọ́n sí nasíhà nasíhà àmà náà ni ó tí wọ́n kọ nípa tíráyì so tíráyì ó kó àwọn masáìlì tawhidi a masáìlì imani a masáìlì ridda àwọn masáìlì dawabitu takfir so ó kó sínú gan ó kọ́ àmà sáyé rẹ̀ sínú tó pọ̀ débi pé ẹlì má tó kójọpọ̀ sáyé mi bó ṣe kójọpọ̀ mí báyìí so a ti wá ka àwọn nǹkan tó pọ̀ fún wa nínú àwọn masáìlì tí Sheikh Saleh Fawzan tí wọ́n sàlàyé gan wọ́n sàlàyé gan tí wọ́n a fẹ́ wọn lójú tí wọ́n sì yànnà náà wọn lẹ́kùnrẹ́rẹ́ nínú àwọn masáìlì tí wọ́n tó wá fẹ́ sàlàyé lábàlá yìí òun ni àwọn alámàrí tó tọ́ so tó yí pé yẹn lè ṣe papọ̀ pẹ̀lú àwọn kèfèrí tó yí pé tí yẹn bá ṣe papọ̀ pẹ̀lú àwọn kèfèrí àbíyàn ṣe pẹ̀lú àwọn kèfèrí àbíyàn bá àwọn kèfèrí ṣe eléyìí kò sí kankan tó ṣe ó tọ́ fáwọn mùsùlùmí àti sọ aláwọ̀kọ́ fún wa àti sọ̀rẹ́ kejì fún wa so ẹlẹ́kẹta láti wá bẹ̀rẹ̀ insha Allahu ta'ala so wọ́n ní thalithan wọ́n lẹ́lẹ́kẹta nínú àwọn nǹkan to yí pé tí yẹn bá ṣe pẹ̀lú àwọn kèfèrí kò gbéyàn kó nú ẹ̀sìn kò sọ̀rọ̀ lí kèfèrí so yí tó tọ́ ni wọ́n ní wàyẹjúzù wọ́n ni ó sì tọ́ anáàkídà ma'ahum ní pé ká contract pẹ̀lú wọn ká agree pẹ̀lú wọn al àwọn treaties so àwọn treaties ká ní treaty pẹ̀lú àwọn kèfèrí ká ní kíni ká ní àdéhùn pẹ̀lú wọn so ká ní trusty tààjọ kó kalẹ̀ láàrin ara wa pẹ̀lú wọn so wọ́n ni a kò sí nǹkan tó ṣe wọ́n ni idha kana fi dhalika maslaha lil muslimin wọ́n tó bá yẹ pé ń bẹ nínú yẹn o àǹfàní fún àwọn musulmi so tó bá yẹ pé ń bẹ níbẹ̀ àǹfàní fún àwọn musulmi so wọ́n lè ṣe kíni wọ́n lè go in agreement pẹ̀lú àwọn kèfèrí so wọ́n ni faqad salaha an-nabiyyu sallallahu alaihi wasallam al fil madina anabi sallallahu alaihi wasallam ó ti ṣe kíni ó ti ó agree pẹ̀lú àwọn Yahud that is ó come to a peace agreement so musalaha so oríṣiríṣi agreement ló wà so muahada so treaty nípìlẹ̀ agreement ìpìlẹ̀ musalaha èyí tó ma ń wá bóyá lẹ́yìn ogun oye wọ́n ní faqad salaha an-nabiyyu sallallahu alaihi wasallam al-yahuda fil madina wọ́n ní annabi sallallahu alaihi wasallam ti agree ó ṣe agreement pẹ̀lú àwọn yahudi ní medina so àwọn yahudi wo ni afá àwọn yahudi wo ni annabi sallallahu alaihi wasallam ṣe peace agreement pẹ̀lú wọn la àwọn yahudi hudaybiyya ni wọ́n ni wasọ́lá halmushirikina no àwọn yahudi àwọn yahudi bí wọ́n so sulhu ni ti hudaybiyya àwọn yahudi eh wallahu almusta'an uh, wasọ́lá halmushirikina fi hudaybiyya wọ́n ní bẹ́ẹ̀ sí ní annabi sallallahu alaihi wasallam ṣe kíni ó bá wọn mushrikin ó sọ́láhà wọn nínú ogun Hudaybiyah wọ́n ní fa idha kana lil muslimina maslaha so ọlọ́run ní kan dákọ̀ ilé wahmun yíò so wọ́n ní wa salaha al mushrikina fil Hudaybiyah wọ́n ní annabi sallallahu alaihi wasallam ó ogun Hudaybiyah so nígbàtá nàbí sallallahu alaihi wasallam ṣe bóòlì ó sì a máa sọ pé eh, bàbá bí bá ti di kèfèrí nítorí pé wọ́n ní kán má jà wọn yahudi lógun iná fi kàfàrà bàbá bí bázi ni in tí wọ́n sọ iná fi kàfàrà bàbá bí bázi sulhu sulhu pẹ̀lú àwọn kí rẹ̀ pẹ̀lú àwọn kèfèrí láyé oye so wọ́n ni fa idha kana lil muslimina maslaha wọ́n ní tí àǹfàní bá ń bẹ́ẹ̀bẹ̀ fún àwọn mùsùlùmí so tí àǹfàní bá ń bẹ́ẹ̀bẹ̀ fún àwọn mùsùlùmí so ok bóyá ìdí tí wọ́n fi dákọ̀ àwọn yahudi tí annabi sallallahu alaihi wasallam sọ́lá àwọn bóyá kìí ṣe pé bóyá àwọn yahudi kankan pa àwọn bóyá oríṣiríṣi àwọn oríṣiríṣi ìran wọn náà yóò ṣe mùsọ́lá pẹ̀lú oyi so àti sallallahu alaihi wasallam kọ́kọ́ so so ìgbà tí annabi sallallahu alaihi wasallam kọ́kọ́ dé medina annabi ṣe kíni annabi ṣe ó ní ó ní musalaha pẹ̀lú wọn so ó ní musalaha pẹ̀lú àwọn yahudi so nípa àwọn yahudi o wọ́n ma ní dúkìá wọn nìkan ò ní kọjá àlà lórí wọn kó tó wá di pé wọ́n ṣe kíni kó tó wá di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí kọjá àlà so kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí kọjá àlà so wọ́n ni aha èyí tí mo fẹ́ rántí lẹ́ẹ̀kan ni khaybar khaybar àwọn yahudi khaybar ló gbajúmọ̀ nípa nabi sallallahu alaihi wasallam ó ṣe sọ́lọ̀hù àbí ó ṣe sọ́lọ̀hù pẹ̀lú wọn lórí ìpíkà nínú èrè oko wọn wọ́n ni fa idha kana lil muslimina maslaha wọ́n tí àǹfàní bá ń bẹ fáwọn musulmi aw anna al-muslimina la yastati'una qitala al-kuffar wọ́n ní àbáwọn musulmi wọn ò lágbára láti pa àwọn ohun tí wọn ò lágbára láti bá àwọn kèfèrí jà ẹwùn gẹ́fà ó tọ́ kò sí ìrìn tó sí ó kà sí pé kí ni àwọn òun ni ó decide rẹ̀ kìí ṣe zaidu àbí amúrò oye kìí pé àánú ara declaration of peace ní kọ́lọ̀ yàrá rẹ̀ lọ ń kọ declaration of peace eh so so ní kọ́rọ̀ yàrá lọ sí ń kọ declaration of peace nípa ọ declare ọ declare pé peace tó sọ tó bá fẹ́ kọ declaration of war náà kọ̀rọ̀ yàrá náà lọ fi kọ typewriter náà ni ó fi kọ to every capable and able body this is a declaration tani wọ́n tó ń declare oye tani wọ́n tó ń declare so àwọn olórí ni ó ṣe kí ni àwọn olórí ni ó decide lẹ́yìn so in tó fi kàfàrà bàbá bí n bá ìtàn fi kàfàrà Sheikh Uthaymeen ìtàn fi kàfàrà Sheikh Al-Albani ni wọ́n ni أو أن المسلمين لا يستطيعون قتال الكفار وني فتجوز معاهدتهم وني وتوكي يسكني كي باون سي agreement كي ني عهد pẹ̀lú wọn ومهادنتهم so kí yàn bá wọn ṣe lórí hudna so bí kí yàn bá wọn ṣe lórí hudna kí yàn bá wọn ṣe pé ọ̀tá ni ọ̀tá náà ni wá àmọ́tọ́ nígbàtí nǹkan ti pawápọ̀ ọ̀tá náà ni wá o àmọ́ nígbàtí ló ti pàápọ̀ àgbàtíráwọ̀ àmọ́ tọ́ asàmọ́ bára wa sí láyé táfidálkì yàmà wọ́n ni wà musalahatuhum àti kíyàn ní peace agreement pẹ̀lú so ṣé tó máa musalaha kan peace agreement pẹ̀lú wọn ṣé tí wọ́n sọ ni pé eh, gbogbo àwọn èyí peace between religions torí gbogbo àwọn nǹkan táwọn máa ń lò lẹ́rin náà ni pé peace between religions so eh, reconciliation eh, oríṣiríṣi àwọn nǹkan báyìí so kọ́lá àwọn tún ṣe àwọn conferences lé wọn lórí wọ́n wá pé àwọn èèyàn lálé gbogbo àgbáyé ẹ wá sọ̀rọ̀ pope pope john kìníkan so ẹ̀rí pope tí ó gbọ́ pa ọ̀pá kúfùrù dání báyìí so wọ́n àfi sí náà sheikh kìníkan sheikh kìníkan al-Hanafi wọ́n fi sí yóò dé fílà wọn fìlà tí òkè rẹ̀ máa ń tóbi ju ìsàlẹ̀ wọn lọ ẹ̀tí mọ́lọ́ àwọn fìlà wọn so so wọ́n yóò dé fìlà àwọn aráàlú stan àwọn ìlú tó máa jẹ́ stan stan lẹ́yìn tó máa ní stan lẹ́yìn so wọ́n àdé wọ́n pè sheikh náà wọ́n fẹ́ ni dúdú náà kan náà sí so inclusivity nù so kan fi gbogbo èèyàn sí si wọ́n kà fi alátẹnujẹ kan náà wọn Nàìjíríà náà wọ́n fi sí wọ́n fòun náà sí so wọ́n àwá so wọ́n àwá so kaníbà tí kílòkọ rẹ̀ bàbá tó wà ní mísọ́lọ̀ tí ma ń sọ fáwọn èèyàn tán lọ sí suicide bombing kaníbà tó wà láyé ni òun ni wà fi ẹ̀ẹ́dẹ̀ so chief host so chief host so ah, wọ́n wà ní àwọn fẹ́ ṣe kíni àwọn ni pé ah, kọ́nà ń gbà tí ànábì náà dé Medina ó ní agreement pẹ̀lú àwọn Yehudi ó bá wọn lò nílò àlàáfíà ẹni tàwọn lọ́sọ kọ́kọ́ bá wọn lò nílò àlàáfíà kò sẹ́ni kò sí mùsùlùmí tó wà lórí súnnà ànábì sallallahu alaihi wasallam tó wà lórí òdodo tí ó sọ pé ẹ má bá wọn lò nílò terrorist kẹ́ má terrorize wọn láà àmọ́ ọ̀tọ̀ ibi tí ṣẹ̀ríà bá nàbí sallallahu ìwọ náà ẹ̀dà rabai rabai ishmech ìpẹ́ rabai ishmech kó ń wá gbogbo àwọn ọkọ̀ àwọn ẹ̀rùn ẹ̀mà hakẹlẹ̀mẹ́ ni so ní pé rabai ishmech ẹ̀yẹn wá rabai kílòkọ rẹ̀ rabai david ẹ̀yẹn náà wá so gbogbo yá wa kójọpọ̀ ṣé ọjọ́ ọ̀la Nabi sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ so wọ́n sì sọ àwọn èèyàn díí bíbà pé àwọn nǹkan tán nẹ́bí sallallahu alaihi wasallam bíbà pé ẹ̀rí rí kò sí inú ẹgbà wá nǹkan pàwápọ̀ ok kọ́ má fi di wàhálà kágbégbé ayé rọrùn tóhun ló wá di pé àwà lọ sórí prógámù àwà lọ sórí tv ni pé kódà gan the correlations àwọn correlations tó wà ní Islam àti Christianity for peaceful and clinical ah ọjọ́ wo la nẹ́bí sallallahu alaihi wasallam sílẹ̀ ọjọ́ wo la nẹ́bí sílẹ̀ àbítà nẹ́bí mọ́ ń ṣe fún ọkọ́ ní pé ẹ wá sínú islam ẹ gba islam ẹ wá sínú islam ẹ gba islam bọ̀ ìtẹ́yìn sí ni pé ìtẹ́yìn wà lórí ẹ̀hún náà ẹ ma wà lórí ẹ̀ akàwọn wájẹ́ kíni a ma wá dẹ ìsìnkú ma wọn mùsùlùmí lójú ìtàwọn sí ni ẹ̀hún so àwọn náà fẹ́ sẹ́sára pé a ah, sì bí a nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ah, ah, kódà ó pa Rasulu láàrẹ ó pa Rasulu láàrẹ ìtẹ́lómí ò fi tí ẹni tán pè ń sheikh lọ́jọ́ Christmas bá yóò wà kọ jáde pé à òun wíṣì gbogbo àwọn tí wọ́n ń pè happy seasons tàbí máa tàn so happy holidays tàbí máa tàn holiday òun ń ṣe so eléyìí kí ló kọ́lá eléyìí ò sí lábàlá yóò wọ́n ní a sì sọ fún apẹ́ni tí ma ń ṣe léyìí olórí mùsùlùmí ni olórí mùsùlùmí náà sì rẹ̀ ó wà bound pẹ̀lú nǹkan tí ṣẹ̀ríà bá sọ ni tó lórí mùsùlùmí sọ pé àánú ah, òun fẹ́ kí gbogbo lúrú ó pò má sápà gbẹ̀gìrì ó pò má omi ọbẹ̀ so gúrò pọ̀lẹ̀ ká mọ́ sí kíni ká mọ́ sí pò rẹ̀ tí gbogbo àwà sí kíni àwà dọ̀kan one oye àwọn musulmi gẹ̀ẹ́ tí ìrí wọn sọ dọ̀kan so àwọn musulmi gẹ̀ẹ́ ní tí ìrí wọn lọ sọ dọ̀kan ó sì wá jẹ́ pé àwọn kírísítẹ́nì kan ni àwọn kí làwọn Ṣàngó ṣe kí ni àwọn Ṣàngó ṣe

eléyanu ni o àmọ́ tó bá yẹ pé olórí mùsùlùmí rí maslaha ń bẹ ó sì ṣe lódí wọn tọ́lọ́wọ́ bá sọ tán nabi sallallahu alaihi wasallam sọ àyíó tẹ̀lé o kódà annabi sallallahu alaihi débi pé pé man qatala mu'ahadan so ẹni tó bá fi ẹni tó bá fi pa ẹni tó yẹ pé ó wà agreement olórí mùsùlùmí ó wà lórí rẹ̀ ẹni tó bá fi pa kèfèrí tó ṣe pé agreement mùsùlùmí wà lórí ẹ̀ pé ah, wọ́n ti jọ agreement pé wọ́n ní kọjá àlà lórí ara wọn ìwọ mùsùlùmí kan wá lọ gbẹ̀yìn wá lọ pa anábì ní lam yajid raihata aljanna kò ní gbóòrùn aljanna so gbogbo nǹkan gbogbo nǹkan ló ní mizan kí ẹ má kọjá àlà kí ẹ má wá da islam rú torí pé kíni torí pé àwọn èèyàn ti ah, wò pé ẹjí á dá ìsìláàmù pọ̀ ká dá kọkakọ̀ mọ́ gbogbo ẹ̀mọ́ra wọn àwọn tí a bá po gbé ọbẹ̀ yóò àti gbẹ̀gì àwọn tánmọ́ yóò tún wá kọ́kọ́ fi síbí pò kọ́ tí pé ẹ̀ lè kọ́lá kò sí chemistry kankan tó lè separate gbẹ̀gì ń kò lára ọbẹ̀ yẹn interfenu ká má lè dá ìsìláàmù mọ̀ yàtọ̀ sí kúfùrù wọ́n ló tọ́ kí hàn agrí pẹ̀lú wọn wà muhadanatuhum kí hàn ṣe àhúdínà pẹ̀lú wọn so kí hàn ní agreement pẹ̀lú wọn kí hàn ní understanding pẹ̀lú wọn so wọ́n ni wà musalahatuhum kí hàn ní reconciliation pẹ̀lú wọn wọ́n ni lima fi dhalika min masalihil muslimin pẹ̀lú tó wà ń bèèrè nínú kíni nínú àǹfàní fáwọn musulmi wọ́n ni rabi'an wọ́n lẹ́lẹ̀kẹ́rin nínú àwọn nǹkan tó tọ́ tí ẹ lè ṣe pẹ̀lú àwọn kèfèrí kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n ni yajuzu an nukafi'ahum idha ahsanu ilayna wọ́n ni ó dá kíyàn san wọ́n lẹ́san kíyàn dá padà nígbàtán bá ṣe dáadáa sí wa kíyàn dárú nǹkan yẹn padà nígbàtán bá ṣe kíni nígbàtán bá ṣe dáadáa sí wọ́n ni qala ta'ala ọ̀nà ọba sọ pé la ó tún kò pé àyà tẹ́lómi fi celebrate Christmas àyà mi fi ṣe kíni tí fi ń kí àwọn tí wọ́n ń bọ ọmọ tán sọpá àwọn bọmọ ọlọ́run àyà tí fi ń kí wọn ni I use this day to commemorate and greet àwọn èbó lédèrèdè so tí ma ń padà sọ́yàn lọ́tọ́ ọlọ́run yóò kó gbogbo ẹ̀sìn yóò wá padà fi síbẹ̀ office of the kìníkan sheikh kìníkan kìníkan kìníkan yóò tún wá fi yóò wà fi signature rẹ̀ sí gbogbo báyìí ó wà kọ́à lórí kúfùrù kíyàn sáyìn kúfùrù wal-iyadhu so wọ́n bá ní la yanhakum nípa ọlọ́wọ́ bó kọ fún yíò la yanhakum Allahu 'anil ladhina lam yuqatilukum fid din nípa àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n gbógun ti inú ẹ̀sìn ọlọ́wọ́ bó stop yín lè yín an tabarruhum ní pé kẹ́ ṣe dáadáa sí wọn wa tuqsitu ilayhim kẹ́ ṣe dédé pẹ̀lú wọn ẹ ṣe dédé ẹ má ṣàbòsí fún wọn bí ṣe dáa islam ṣe fẹ́ ká máa bá wọn kèfèrí ṣe ni ó má ṣe jàmbá fún wọn má kọjá àlà lórí wọn sáwà táwọn sọ báyìí ń pa àwọn kèfèrí sáwà ní sáwà sàbúrú sáwọn mùsùlùmí sáwà láwà sàbúrú sáwọn mùsùlùmí in fi ń jọ́sì fọ́lọ̀ ọba ni a sọ ilé ìtorí pé kìíní wallahi tí yẹn fi ń jọ́sìn fọ́nà ọba ni so wọ́n ni wa tuqsitu ilayhim inna allaha yuhibbul muqsitin sọ́lọ́n ọba ní fi àwọn olùsí dáadáa wọ́n ni fa idha fa'alu jamilan ma'al muslimin àwọn mùsùlùmí ó ṣe gíní òun ó dáadáa yẹn padà bọ̀ sí tó ń sọ ni pé ah táwọn náà bá kíyín office of the pope àbí office of the bishop bishop of the Vatican of the kinigan second kinigan so náà wá sí kíní òun náà wá kíwa lọ́jọ́ ọdún I greet the Muslims on this day as they slaughter the way Ishaq was saved no báwọn kèfèrè ó ṣe sọ ni ẹ̀ torí nínú kí ni wọ́n ti yí padà pé ishaq ni wọ́n ọfẹ́ pa bẹ́ẹ̀ ni náà àwọn ti yí padà lọ́lọ́ tí wọ́n pé ishaq ni ni nabiyullah ibrahim ọfẹ́ pa so isaac wọ́n pé isaac isaac so wọ́n ni was about to be slaughtered wọ́n ni àwọn náà nígbà àwọn ah, tí sí ẹmọ bó ṣe rí sí ẹmọ bó ṣe rí èyàn kan sàìdá ó wá ń kí àwọn tó ń ṣe dáadáa torí pé ẹni tí ó ń sàìdá wọ́n wá ń kí àwọn tó ṣe dáadáa èyàn náà gbọ́dọ̀ wá ṣe kíni èyàn náà gbọ́dọ̀ kí òun náà pa ẹ̀yin tẹ́ jalè ah akíyín o ẹ̀yin tẹ́ lódòdó akíyín o ah ẹ̀yin tẹ́ parọ́ akíyín ah tọ́ àtàwọn náà bá ti ń ah ẹ̀yin tẹ́ ń jalè náà tọ́ wọ́n ṣe rọ́bù báńkì ah tọ́ ẹ̀yin náà ẹkùṣẹ́ o so se èyàn se báyìí na tó nípa ẹni tó ń ṣe ìwà ìdá òun kíyàn ìwọ́tọ̀ wá ń ṣe dáadáa tó bá wá fẹ́ ṣe dáadáa tó wá ń sáburú ó wá òpé kó wá kí òun náà padà yá ẹ̀yin obìnrin tẹ́ ìṣe sínà tẹ́ ń bójú à ah, ń ṣe ah, ni dáadáa ó mọ̀ jẹ́ the fact pé eh, àwọn aláburú wọ́n kí lórí dáadáa wọn kò súnmọ̀ pé àwọn èèyàn dáadáa wọn lọ kí àwọn aláburú lórí aburú wọn ara ò kìyàsì burúkú lérè ẹ wá sọ pé tí mùsùlùmí bá fi islam múlẹ̀ nípò òfin islam ní kan pa ni sí ẹ̀ a sọ pé kẹ́nìkan kan lọ pa ò òfin islam là ń sọ ò ṣẹ̀ríà islam là ń sọ islam là ń sọ ò òye ò wọ́n ẹni òfin ṣẹ̀ríà ní kan wọ́n sì jọba islam wọ́n ṣe gbogbo ẹ̀ so ẹ wà ní ṣùgbọ́n tí kéfèé bá wọnú islam wọ́n ní pàwọn náà para wọn náà ni mùsùlùmí ní sọ báyìí at least at least tí wọ́n bá lè fún ẹlẹ́kan para wọn tí wọ́n bá lè fún ẹlẹ́kan fà méjì lẹ̀ bóhun sí sọ́nù ah, ni wọ́n gún wọ́n filẹ̀ wọ́n encourage ẹ̀ èyàn wà lọ sínú aburú sí wọ́n àtún encourage ẹ̀ náà ni bí a bí ní sí àwọn onígbó àwọn onígbó tí wọ́n ń jalè tí wọ́n ń rọ́bù àdúgbò ẹnìkan ní wọ́n wá túbá ràínú àwọn èèyàn wá dùn wọ́n á gbà padà ẹnìkan ọ̀lẹ̀yàdù billah wọ́n wá pẹ́ ni wọ́n wá padà ń bóyá tí yọ ọmú tẹ́lẹ̀ wọ́n padà di kọ́múrédì wọn

kìyàsù tí ó wọlé a ń bèèrè tà sí níbi tó jẹ́ asùlù tawhid wọ́n ni so jamil tí wọ́n sọ ń bí báyìí ta ní so sheikh Fawzan sọ pé fa'idha fa'alu jamilan ma'al muslimin ta bá ṣe dáadáa pẹ̀lú àwọn musulmi falmuslimuna yarudduna aljamil mú dáadáa yẹn padà dáadáa tó bá kíni tó bá pìlẹ̀ mú nínú islam ẹwọ́n tán náà sọ jamil ṣé jamil ní kí ẹ má sọ pọ́nà tọ́nà ọba sọ ni تكاد السماوات يتفطرن من فوق من فوقهن وتنشق الارض وتخر الجبال هدا so ní pé sánmà fẹ́ yà mọ́ lórí ilẹ̀ fẹ́ ṣe kíni ilẹ̀ fẹ́ lanu ó fẹ́ fàya àwọn òkè fẹ́ dé kíni ó fẹ́ dì nǹkan tí ó ma wó tí ó rùn yankanyankan kí nítorí kíni an tafsiriya wọlé an da'u lir walada torí pé wọ́n ń pe gini torí pé wọ́n ń pe ọmọ mọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ah ẹ̀hùn gẹ́bá bó ní sí wá jẹ́jẹ́ mílì kọ́ sọ́kọ́ dá padà wọ́n ni wà yukafi'unahum wọ́n ni ó ṣe kí ni wọ́n ṣe rú nǹkan yóò sínú fẹ́ wà comfortable fún mi torí pé tèmi náà bá ṣe iléyà ìmọ̀ fẹ́ dùn àwọn aládùgbò mi fẹ́ dùn wọ́n nú ìyàrá rice ma rò róró ma ara kíní ma ṣe gbogbo ẹ̀ tó bá tún jí ìrọ̀lẹ́ tó wọ́n jẹun lè mi so pastor pastor last year pastor àwọ̀ta pastor àti mọ́mọ́ àti gbogbo àjọ ń fẹ́ràn ọdún lé yáyà ni ìsìn náà wọ́n ti wá wọ́n ti wá invite èmi náà Christmas right ara ọ̀ táwọn kìyàsí kìyàsí ṣebí kìyàsí lọ mú wà bí kìyàsí náà láfi dàrú fún wọn fún wọn náà so tó bá jẹ́ kékíní tó bá ẹ̀pá wọn onígbó dáṣọ lẹ́ẹ̀kan àwọn èèyàn gidi ládùúgbò wọ́n pè wọ́n kan wá jẹun wọ́n jẹun tán so wọ́n lọ àwọn gbó náà wá padà wá sẹ́ni lẹ́ta sáwọn aládùúgbò kankan náà wá mú gbó wọn ò ní lọ mú gbó náà ah. so wọn ò so ẹ̀sìn rẹ̀ náà ni wọ́n náà wá fi wọ́n pé ah, ọ̀ nípa ọ̀ nílọ́nà so wọ́n ni wayukafi'unahum wọ́n ṣe kí ni wọ́n ṣe rún gatan sayin wọ́n ṣe padà fún wọn wọ́n ni walaysa hadha min babil mahabba ẹlẹ́ yóò sínú pé wọ́n nífẹ́ wọn torí àṣẹ ju ẹlòmí náà tún pọ̀ àṣẹ tó là ń sọ yẹn àṣẹ ju tún ah wọ́n kà nífẹ́ àwọn kèfèrí náà ni máa bù wọn lówó mùsùlùmí ló bùn àti ọ̀bá ti ṣe tí ọ̀bá ti máa ṣe tó bẹ́ tó dẹ̀sìn rú má ń bù wọn lówó kò sí tó ṣe bẹ́ẹ̀ bí títí ń bù wọn lówó ní ó fi gbọ́n náà ti gbà Islam má bù wọn lówó àwọn mùsùlùmí wọ́n lálí ìrọ́sì ni kèésà àwọn mùsùlùmí ohun mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ tí ma ń ṣe ìgbà fún jájá gbogbo èèyàn ìjára rẹ̀ ní so wọ́n ni wọ́n ni walaysa hadha wa innama huwa min babil mukafa'a eléyìí wà nínú abala kesi kini kiyan ṣe ṣe san ka padà wọ́n ní wal walidul kafir wọ́n ní tó bí yan bá jẹ́ kèfèrí wọ́n ní yajibu ala waladihi ọ̀ràn yan ni lórí ọmọ rẹ̀ wọ́n ní an yubarra bihi ní àti sọ̀sọ́kálẹ̀ fún ọmọ nípa àwọn òbí rẹ̀ o sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala wá sọ nǹkan tó sàsọ́kálẹ̀ rí níbi ayà yìí lè tẹ̀hùn kó bá fi ṣe kíni kó bá fi kó gbogbo nǹkan tí yẹn ń sàsọ́kálẹ̀ dáadáa kó bá fi kó kínú pé ò sí ìkà tó táwọn so nínú àwọn ọ̀nà táwọn alágbà máa fi ń exaggerate kan sọ fún ìyàkó ah, sí dáadáa ọ̀tọ́ wọn pé òsíkà ah, òsíkà bí òsíkà bí so wọ́n ni wa wassayna al-insana biwalidayhi wọ́n ni hamalatuhu ummuhu wọ́n ni ìyá rẹ̀ so lẹ́ni tó ṣe kíni lẹ́ni tó ń kí weak so weakness lórí weakness ni ya ẹ̀fin gbé wọ́n ni wọ́n fi sọ́ọ̀lùhù wọ́n ni ìgbà tí ó tún fi wá tún wá tí ó tún fi wá dádó fúnra rẹ̀ dàtí tí ò ní mọ́ lọ́mọ yàmá fi àmẹ́yìn láàrin ọdún méjì ní ìgbà tán bá tún bí ní ọ so that is àti kó rọ̀dán ààrẹ wọ́n ni anishkuru li wa li walidaik so kọ́ ya dúpẹ́ fún mi o àti kíni àti fáwọn òbí rẹ̀ ilayya al-masir ọ̀dọ̀ mi ló padà sí wa jahadak tán bá ń bọ́ ọkọ̀ ala alla tushrika bi ala an tushrika bi ní pé kó ṣerogún pẹ̀lú mi o ma laysa laka bihi ilm in tó ní ma ń parẹ̀ oye bọ̀ sí orogún wà pẹ̀lú Ọlọ́run ọba tíyàn ní ma ń parẹ̀ oye sórogún wà pẹ̀lú Ọlọ́run ọba tíyàn ní ma ń parẹ̀ ẹ ma gbọ́ àyà yìí dáadáa wọ́n ni wa in jahadaka tán bá bọ́ ọkọ̀ ala an tushrika bi ma laysa laka bihi ilm gbé kó sọ́rọ̀ ń pẹ̀lú mi in tó ní ma ń pa rẹ̀ ọ́yí kó sọ́rọ̀ ń pẹ̀lú mi in tó ní ma ń pa rẹ̀ ṣe ṣírùkù pẹ̀lú Ọlọ́run bá pẹ̀lú tíyàn ní ma ń pa rẹ̀ wà ní kò sí ẹ ó kí alẹ́lẹ́ tí kọ́ ìdò ìfẹ́ wá mìbà àkílò tó wa an tushriku billahi ma lam yunazil bihi sultana ìpé kẹsìrì ń pẹ̀lú Ọlọ́run bá yí tọ́nà ọbọ̀ fẹ̀rí sọ orogún ọlọ́run bá sọ ìríkalẹ̀ fún kò sí àbí so ilé na ń pè ní sífàtún káàṣífà so lọ́dọ̀ àwọn usul sífàtún káàṣífà oye kéèsè sífàtún fásílà kéèsè sífàtún separate nǹkan sífàtún ṣe kíni tó tún yíyànà náà kíní ẹ̀sìn wọ́n ni fala tuti'huma mẹ́tẹ̀lé wọn wọ́n ni wa sahibahuma fi dúníyà ma'rufa ma ṣe dára sí wọn láyé níbi ma bá wọn ṣe níbi ma bá wọn ṣe rẹ musahaba kìí ṣe ma'arúfù lásán ó tún gbọ́dọ̀ kó kíni ó gbọ́dọ̀ tó kó mú sọ hábà sínú ọ̀yẹ́ so man ahaqqu an-nasi bi husni sahabati so eléyìí kìí ṣe pé eh, ọkàn mọ́kàn sẹ́ndẹ̀ wọ́n fún sí wọn ni ara nínú haqqu tí wọ́n ní lórí ẹni pé ó tún sọ hábà wọn láyé wọ́n ni wa sahibuhuma fi dunya ma'rufa wọ́n ni wa tabi' sabila man anaba ilayhi wọ́n ni fa yajibu al

ẹwọ ohun bóhun sí ń ṣe sóbì rẹ̀ sí ẹni tó ń ṣe dáadáa sóbì rẹ̀ ni ó wà sọ fẹ́ nìkan pé àmá tọ́ wọ́n ní àwọn tó fẹ́ bani ló kọjẹ́ wọn ní kùn la èrọ tún bá kwa wọ́n ní fayajibu ala alwalad wọ́n ní ọ̀rọ̀ yà ní sí ọmọ ọlọ́ọ̀bá ni la tajidu qawman ẹ̀ níra wọn yẹn kan yu'minuna billahi wal yawmil akhir sángbàgbọ́ nú Ọlọ́run Ọba àti ọjọ́ kẹyìn yuwadduna man hadda Allaha wa rasulahu tí wọ́n ma nífẹ̀ẹ́ ẹni tí ń gbógun t'Ọlọ́run Ọba ẹni tí ń takò t'Ọlọ́run Ọba àti tòjíṣẹ́ rẹ̀ tí a bá sì ti oye kò dìgbà tó bá yẹ jẹ́ muharabu àbí eh, eh, káfirun muharib nígbẹ́ ẹni tí ń gbógun ti Islam kèfèrí tí ń gbógun ti Islam àti kèfèrí tí ó gbógun ti Islam ẹ̀pọ̀ gbogbo àwọn tẹ̀kìsímáàtì yìí làwọn peace unity of religions gbogbo àwọn nǹkan gbogbo tó ma ń sásábẹ̀ rẹ̀ ní gbogbo àwọn tẹ̀kìsímáàtì peace tí ń sọ rèé pé bóyá organization kankan peace ní ń sọ generally o gbogbo gbogbo kírọkọ̀ gbogbo àwọn tó wọ́n ń pèpè sí kìíní gbogbo àwọn tó ń so wọ́n peace unity kí ní gbogbo àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báhùn àwọn ọ̀rọ̀ tó dùn tó yí pé fàdúrí babaláwọn bí sóní láhù báb bátinuhu fíhì rahma wà lọ́hìrùhú min kíbalihì la'adab so báwọn ọ̀rọ̀ yẹn sí rí nìyẹn so wọ́n ni shay'un wani ìfẹ́ nǹkan kan walmu'amalatu alhassanatu shay'un akhar àmá ìbálò dáadáa nǹkan ọ̀tọ̀lọ́n ọ̀yẹ́ ah kíyàn ṣe kíni kíyàn nífẹ̀ẹ́ èèyàn ọ̀tọ̀ kíyàn báyàn lòlò ní dáadáa ọ̀tọ̀ wallahi ẹ̀rẹ́ lómi ọmọ yà dáadáa kó láwọn kèfèrí tí wọ́n wà ládùú ẹ̀wọ̀n ò lè sọ pé ah èèyàn burúkú làfà ah àfà yìí ó gbé ní ojú ni o so wọ́n tún fún lókọ ẹni tí ma ń pa àwọn èèyàn sí kófùrù yìí tí ma ń polówó Abidjan ni àwọn bá pèyàn lábíjà ẹ̀yẹ kó mọ́ sukún ni so wọ́n ni wal mu'amalatu al-hasanatu shay'un akhar so wọ́n ni wa qad ja'at ummu asma bint bint bintu abi wọ́n ni ummu asma ọmọ abubakir ó ti wá wa mushrika nígbà tó yìí jẹ́ tó yìí ṣẹbọ radiyallahu anha wọ́n ni tatlubu shay'an min al-mal wọ́n ni tó ń ṣe gini tí ó ń bèèrè kankan nú owó wọ́n ni faja'at asma'u rasulallahi sallallahu alaihi wasallam o o o kìí sí asma ummu asma ni so ummu asma asma lè mi sọ radiyallahu anha fún wọ́n ni wa qad ja'at ummu asma wọ́n ni ummu asma wa bintu abi bakri wọ́n ni wa hiya mushrika tó sì jẹ́rẹ́bọ̀ تطلب شيئا من المال اون ريكوست كان نينو owó فجاءت اسماء رسول الله صلى الله عليه وسلم اسماء gangan wá bá òjíṣẹ́ Ọlọ́run bá فقالت له ó wá bi pé ان امي جاءت وهي راغبه ó ní ìyá mi wá o ó sì ṣe kíni on on on fẹ́ on on kan kin ṣe papọ̀ mọ́ ay raghibatun fi sila in ran kan kin ṣe kíni kin so papọ̀ mọ́ afa asiluha sí kí n máa sí kí n so papọ̀ ma kọ́lá náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so papọ̀ ma ma se papọ̀ ma sílì ummiki sí kí ni se papọ̀ ma ìyá rẹ̀ wọ́n ni fa umuri duniya fa umuri duniya wọ́n ni àwọn alamari ayé wal mu'amalatu tijariya àtàwọn owó in tó jọmọ́ business so in tó business bóyá business yẹn bóyá profit eh, èyí tó wà profitable tí ó ṣe lẹ́ẹ̀kan tí ó retire bóyá kéfèrí ní ṣe wá ní ara John John kó wá rere lára mi sí ah, bí wọ́n náà rere lára rẹ̀ oye wọ́n ni wal muamalatu tijariyya ṣe máa wùn kan la hawla wala quwwata àwọn olórí àwọn mùsùlùmí kí tán tẹ́ epo fáwọn kèfèrí wọ́n sà wọ́n ṣe 1 plus 2 plus 2 pé epo yẹn náà fi ń ta àwọn mùsùlùmí in tó mọ̀ gbà ẹmà lẹ́nu wọn ni o bóhùn ṣe mọ́ sọ́ ni àwọn Saudi àwọn Saudi gan ní ń pa àwọn ọmọ ìyá wọn Palestine sáwọn ọmọ Saudi sáwọn ọmọ ìyá yìí àwọn Saudi gan ní ń pa àwọn ọmọ ìyá wọn Palestine epo tán fún wọn epo gbogbo àwọn pléni wọn rọ sí so wọ́n ma wọ́n ma gbẹnu àtẹ́lù àwọn mùsùlùmí ẹ má gbọ́ o ẹ má agbọn táwọn khawariji ṣe wallahi wa billahi in tó ní àkọọ́lẹ̀ lélé yóò àwọn khawariji àwọn ISIS ó sì ma tako kéènì fáwọn kèfèrí ah, ẹ lọ wo ẹ lọ wo impact sí wọ́n láwọn kan náà ń tagbó wọ́n ń tagbó ẹkùn kí so wọ́n ni so wọ́n ma bẹnu àtẹ́lọ àwọn mùsùlùmí pé àwọn bá wọn ṣòwò pé ẹ ti wá wá ẹ ní pé no sẹ́mà ẹlòmí ò tún fẹ́ fi ṣúgbà mìí yóò ní no no no in tó ní problem pẹ̀lú kọ́ ni pé bọ́n ṣe ń ṣe kíni bọ́n ṣe ń bá wọn kèfèrè ṣe bọ́ wọ́n ti relax níbi bí bá wọn ṣe jù ah ó ní kẹ́ẹ̀ pé bọ́n sí ń bá wọn ṣe bọ̀ wọ́n ti wà relax jù níbi tọ́ bá wọn ṣe tọ̀ tọ́ bá fẹ́ bá wọn ṣe kán máa ṣe kíni kán máa kọ́kọ́ fún àwọn gbogbo lórí ni wọ́n fi búrú fún wọn pé wọn wà relax tọ́ sọ ti rí pé wà relax báyìí fíò fíò ẹwùn kí a ṣe jù àti kọjá àlà wọ́n ní wal mukafa'at wọ́n ní kíni kíyàn wàtàbádùlù bẹ́yìn al-musulmi na wal-kuffar àti exchange kó ma ṣẹlẹ̀ láàrin àwọn musulmi àti kèfèrí fil masalih níbi àwọn nǹkan tó wà beneficia allati la tamassu ad-din àwọn nǹkan tó wípé kò kan kò fọwọ́ bá ẹ̀sìn ẹ wo kọ́ ìdù yíò ẹ wo nǹkan tó fi dé yìí nǹkan tó lágbára gan ni o sọ ẹlòmí ibi tó tí rògbò hàn bá wọn kèfèrí ṣe yóò a máa jẹ́ oyè oyè gbangba a e ọlá ọlá ń sunkún so igbá ń gbà a ọlá ń sunkún so ká mọ̀ fi dákọ ẹni kankan ni mo fi mọ́ example wọn báwọn so yẹ igbá ń gbà a ọlá ń sunkún pà ah, láti jọ ẹ̀yà mọ̀ pé igbá ń gbà E ọlá ń sunkún ẹkẹ́ sáàrin náà ẹwà padà rí ah abúlázìzì láti jọ yìí ọlá ọlá wọ́n sì mọ̀ pé kí nìdí ó tún òpé ah, ọ̀rẹ́ tó bá wà lẹ́kọ́ ọgbẹ́sí pàmọ́ ni tó bá wà lẹ́kọ́ tó bá fẹ́ máa tà kí ni wọ́n máa ń ṣe dáadáa wallahi wọ́n máa ń ṣe dáadáa kìí sọ̀rọ̀ pé ààyàn ah, hun kí ní ìlérí o ní tẹ́ máa ń ṣe dáadáa ni tẹ́ bá ń ma àwọn ọlọ́jà lẹ́kọ́ ó kéré ẹni tẹ́fẹ́ sẹ́ndẹ̀ owó sí tẹ́ bá ràn kálọ́wọ́ ẹ̀ lẹ́kọ́ tẹ́rùkọ mùsùlùmí nẹ́mẹ́ so kéré ẹ̀tọ́ àmọ́ tó fọ́ ni ẹ̀tùn wá rókọ mùsùlùmí lẹ́yìn lọ́dọ̀ ẹlòmí ẹ sì mọ̀ pé kèfèrí lélẹ̀ ní pé àyàrásaki wọ́n ti yorùbáláìsì rẹ̀ wọ́n ti panẹbítì ẹ̀ tí lálọ́wà gan bá kàgàn kò ní mọ̀ pé Razaki náà sọ ẹ̀kọ́ àwọn ọkọ̀ kan wà ọkọ̀ ìbákan wà tí lálọ́wà bá pàdé kò lè rí ìpè so wọ́n ti wọ́n ti sọ di rasaki àwọn ọ̀pọ̀ rárí Elizabeth kìníkan rasaki ah rasaki ibolo wọ́n ti ibolo ti sinà ibolo ti sinà lọ láti bí rasaki ibolo ti sinà ah Allahumma musta'an so wọ́n ni ah fil masalih allati la tamassu ad-din wọ́n ni wa kadhalika ẹ̀yíká dùn mí báyìí نكتفي بهذا إن شاء الله إما يقابع ببتات ديو هذا والله أعلم صلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين